نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك الله سبحانه وتعالى تي أشنر الفوالات بكي أقجكم ní ẹ̀yìngbà tó sì pé àìmáyé oṣù àbí àìmáyé ọ̀sẹ̀ ni a fi ọ̀kan pé agbájúmọ̀ ìbádà nínú oṣù Ramadan tí a sì ń ṣe kílùkọ̀ rẹ̀ tí a ń ṣe ìjọsìn fún Ọba subhanahu wa ta'ala so ilé orí náà ní pé Ọba subhanahu tó sẹ́ẹ̀mí wa títí di àsìkò yìí

fulfill excitement fún ẹ̀mí ara wọn so but orílẹ̀ ńlá ni pé Ọlọ́run bá ṣe rọrùn fún yàn pé inú yàn ń dùn pé yàn tún rí bí máa kẹ́kọ̀ọ́ tawhid so ń bẹ Ọlọ́run bá tó ṣe lẹ́yìn rọrùn fún wa kí ó jogún àwọn ọmọ yóò kúnná fún wa so kún wá jẹ́ kí tawhid náà kó gbọmọ wa lọ́wọ́ so ń bẹ Ọlọ́run bá nínú àánú rẹ̀ nínú ọlá rẹ̀ tó tóbi gan ní pé bó ṣe ṣe pé à ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run bá káà ń wá máa ń pa tawhid Ọlọ́run bá kó jogún gbogbo àwọn ìmọ̀ ìsìn Ah, àwọn ulumul ala ni àbí àwọn ìmá ṣẹ̀ríà àgbẹ̀gbẹ̀ fún rẹ̀ so kọ́nà bá kó jogun rẹ̀ fún wa kò ṣe wá ní ẹni tí ó ní fiqhu nínú ẹ̀sìn ọ̀rọ̀ so eléyìí ẹ̀sìn tọ́lọ̀ ọba máa ń san ẹni tó bá ní so ìrítàdé òun náà ni ibi tí a ti ń kà fún níbi nípa annaqidu thani nǹkan tí ń bá ìsìn jẹ́ ẹlẹ́kejì so nǹkan tí ń bá ìsìn jẹ́ ẹlẹ́kejì yóò náà ni man ja'ala baynahu wa bayna Allahi wasa'id yad'uhum wa yas'aluhum ash-shafa'a wa yatawakkalu 'alayhim so so Shaykh Saalih Al Fawzān àwọn sálàyé lọ so at page 60 so the last paragraph tó wà page 60 so the last paragraph tó wà ní page 60 bẹ̀láde wọ́n ni wàhámà lẹ́dí yẹ tẹ́kìdùl wàsá ìtọ̀ wọ́n ni ẹ̀wà rẹ̀ ni tó sì pé wọ́n ti sàlàyé irú àwọn ìran èèyàn tó sì pé wọ́n ma àwọn orogún wọ́n ma àwọn akàsọ̀ lọ́sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn kìíní ìkan ni ó sokùn farasa wàlá yada'uha ṣùgbọ́n kò pé àwọn nǹkan yìí wàlá yazbahu bẹ́ẹ̀ sì ni kò dùn kẹ wàlá yunziru laha bẹ́ẹ̀ sì ni kò lérí fún wa ya'taqidu anna al-ibadata lillah ó sì ní àdìsọ́kẹ̀ pé ìbádà Ọlọ́run ṣùgbọ́n ní ó mú àwọn akasọ̀ òun náà mú àwọn akasọ̀ ala annaha asbab ó kẹ mú wọn pé àwọn kìíní yìí àwọn fi rí nǹkan tó ń fẹ́ ṣeṣe ni tuqarribuhu ila Allah tí ó sún mọ́ Ọba kò jọ́sìn fún wọn kò yìí bẹ́ẹ̀ ni ko wọn bẹs ni ko leri si torí pé ó àwọn kìíní yìí yóò sún mọ́dọ̀ Ọlọ́run Ọba lápẹẹrẹ ń sìn tó bá fẹ́ bẹ̀rẹ̀ Ọba yóò pé à òun so in tó wọ́n òun kàn òun ò ní pé lágbájá òun ò ní pé but ni pé òun ó sọ pé tọ́

ẹni yìí òun súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run Ọba so tó bá ti fún lówó kò léyò but òun náà ń fún ni so wọ́n lélé yíò wọ́n a àwọn òpé gbogbo ó súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run Ọba òun náà òun náà lọ síbi sàárè but kò pé ẹni tó wà nínú sàárè yẹn òun náà lọ síbi sàárè bọ̀ kò ṣe kíni kò pé ẹni tó wà nínú sàárè yẹn Ọba Ọba tó ń bá wá sí fi sàárè yẹn ó yára dọ́dọ̀ ọlọ́ọ̀bá wọ́n ni wà yas'alu Allaha bi jahihim wọ́n ni òun kan fọ́lọ́ àwọn bẹ̀rọ ọba ni wà bí haqqihim àti pẹ̀lú ọlá wọn wọ́n ni fa'amaluhu hadha bid'ah wọ́n ni tó ń ni

so òun fi bẹ̀rọ ọba bẹ́ so kó àtàtì ìgbàgbọ́ tó wà tó wà zá ìdà lórí nǹkan yẹn so èyí táwọn yẹn máa àtàtì mọ́ àwórìbí so ní pé tọ́ ní pé ẹgbẹ́ kéèyàn se sàárà fún àwọn ẹ̀dá Ọlọ́run kò sí tó burú mẹ́ so kèé se bú ṣúgà fún wọn ní lewọ̀ pé á ah, àwọn ẹ̀dá Ọlọ́run kóhun kéèyàn bú ṣúgà sí wọn tó dẹ̀ lómi ah, wọn ń so rárá kíyàn fún wọn ṣúgbé ìṣíwọ̀ kíyàn fún wọn kankan ìṣíwọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ̀ bá làwọn náà so but kíyàn wá ní pẹ́tọ̀ àwọn àwọ́ ìbí àfáà ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n àwọn àfáà míì tí wọ́n papòdà àwọn náà dàwúrò ìbí nínú sàárè oye so kádọ̀ àtòun fi wá títẹ̀ ìgbà lọ́dọ̀ ọlọ́run ọba òun ó tó àwọn ìran ṣúgà kalẹ̀ so so that àwọn ìyàwó èrè bí ó lè máa sá tàbá tí wọ́n ń sá àdúrà tó wọ́n mọ̀ gbà lọ́dọ̀ ọlọ́run ọba ṣe à pé kò ní pé àwúrẹ̀bẹ̀ lòun bọ ẹlòmí náà lè ní bẹ́ o ẹlòmí yà yàkúyà débẹ̀ ni ó oye so bọ̀ tẹ́lẹ̀ yóò ní lẹ́mi bẹ́ but ó ti àtàjì ṣe ń zá ìdìmá but ẹni tí ó àtàjì kẹkẹ mẹ́ ó kàwé tó àwọn ẹ̀dá ah, ilé àwọn kankan kan ní so wá dà sílẹ̀ eléyìí ó ṣe dáadáa sáwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run bá ẹ̀rí àtọ́nù méjì báwọn so ṣẹwàrẹ́ tó bá wá ń ṣe léyìí bídá ló ń ṣe wà wasilatun ila shirk wọ́n ni fa'amaluhu hadha bídá ṣe kọ̀ sọ pé èyí tó ń ṣe yìí àdádálẹ̀ ni tó ní pẹ́ta lọ sọ fún ọ pé o gbọ́dọ̀ lọ sí sàárì lágbájá kádọ́ wọ́n padà máa ń kó bídá

so kò rí bẹ́ ọlọ́wọ́ bá fẹ́ ká pè òun directly ni so but ẹjẹ́ tán se yíò ní pè lẹ́bọ èyàn ṣe pé gíní èyàn pẹ̀lọ̀ sọ́ra gan èyàn ní sọ pé à ó ti jẹlẹ́bọ náà nù ara ọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń bú kí ní sáwọ́rẹ̀ ìbẹ́ ẹlẹ́bọ ní so ara ọ̀ èyàn sọ́ra gan báyìí pé ń bọ àwúrẹ̀ bẹ́ ó pé àwúrẹ̀ bẹ́ náà àwọn náà ní kankan ṣe fún so pé èyàn gbúrò máa ṣe tàwọn àwọ́ èbé náà so àbẹ́yàn gbúrò máa ṣe tó do. so ìwọ̀n bọ̀ wọ́n bẹ̀rẹ̀ fún wọn kan àbúláàdì sọ́kẹ̀ yí ń ṣe àwọn àbádà fún wa in pẹ àwọn àwọ́ èbé jọ oye so ẹ̀rẹ́ lóbi wọ́n ni tọ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ yí ti ń jalè kí so kò lè sí mi ó lè o kò lè sí mi ó lè jẹ́ gbọ́nà ọba dẹ́lòmíwò pẹ̀lú eléyìí oríṣiríṣi nǹkan oríṣiríṣi àdánwò lọ́wọ́ bá ma fi dẹ́yẹ̀wò ṣọ́nà bá lè dẹ́yẹ̀wò látara ìyàwó ọlọ́wọ́ bá lè dẹ́yẹ̀wò látara ọmọ wọ́n wá ní tọ́ àwọn àfọ́ èké wọ́n wá sọ fún pé ókè ibi tọ́rọ̀ rẹ̀ dé báyìí lọ à nígbà nǹkan lọ́wọ́ rẹ̀ a so torí pé wọ́n mọ̀ pé sẹ́rí àwọn àfáhùn wọ̀láì e, e, e, èèyàn bí gbà ni wọ́n mọ̀ pé ọlọ́run ọba aláàánú ni ọlọ́run bó gbàdúwà rẹ̀ ìwọ ló kẹ ní sùúrù tó ní àwọn náà mọ̀ pé ọlọ́run ọba mọ́ gbàdúwà ọlọ́run bó gbàdúwà rẹ̀ yẹn so but ọlá pé àwọn wọ́n fi táìmù ṣiṣẹ́ ni pé láàrin táìmù lọ́lọ́wọ́ fi gbàdúwà káwọn sètè sọ́ kèfèrí so kó sì lè mọ́ mú nǹkan wá fáwọn so wọ́n àwọn wọ́n àsọ́bọ́ pẹ́tọ̀ àmá fún ọlá sí ní ìtàdúrà rẹ̀ ó fi gbà àwọn èmi ló lọ máa bẹ̀ so gbogbo tó bá fẹ́ kọmọ̀ rẹ̀ fílẹ̀ nínú wà burúkú àwọn èmi ló lọ máa bá sẹ́wà rí yami yóò kàn wá kúnlẹ̀ sọ́dọ̀ àwúrẹ̀bẹ̀ àwúrẹ̀bẹ̀ dákùn yóò ma wá bẹ àwúrẹ̀bẹ̀ àwọn ayẹ́bá <laughs> oye so àwọn tó yí pé àwọn gan ẹrú ọlọ́ọ̀bá ni wọ́n wọ́n tó bẹ̀ kan sọ pé àwọn òjọ́sìn fọ́nà ọba so àwọn tí wọn ò lè lára wọn bẹ́ẹ̀ sí ni wọ́n lè sàǹfàní kẹ̀kẹ́ fúnra wọn so yíò àmọ́ bẹ̀ àwọn àwúrẹ̀ pé àfà àwọn àfà àmú mọ́pa wọn so ibẹ̀ ni àkídà àwọn Yorùbá àwọn Muslim Yorùbá ibẹ̀ ló ti wá nípa àwúrẹ̀ bí so ẹlòmí ń bọ́n tó tọ́pọ̀ tẹ́lòmí kò bọ́ òun wò pé ah wọ́n ti àtàtì nǹkan tó wà special mọ́ wọn ipá àwúrẹ̀ bẹ́ yìí pé kí ìran ok kí lẹ́ tí ò fi fọ́nà mi so àwọn mẹ́nàmẹ́nà àwọn èyí ṣẹ̀dọ̀ ọlọ́run so àwọn èyí àwọn onídi àwọn onídi kìí àbí àbẹ́wọn grasshopper so àwọn onídi àwọn onídi oúnjẹ so káwọn mọ́ sọ́kú lọ so ọlá pé wọ́n ti àtàkì àdìsọ́ kẹ̀kẹ́ mẹ́rin nígbà àwọn àwọ́ ìbẹ́ tí wọ́n àdúrà tí wọ́n yára gbà so wọ́n ti ti bá ń bẹ ọlọ́run ọba so ibi tàbí ti mú gbogbo àkídà yìí kò sí ju pé ìtàn anábì Suleiman pẹ̀lú namlo ara rẹ̀ náà ti fa oríṣiríṣi tàn yọ ẹlòmí èyí tí kòránù sọ́jú bẹ́ẹ̀ lọ odidi tíra ẹlòmí sí kọ lórí rẹ̀ kí ló tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí anábì Suleiman ní kò lọ́dọ̀ àwọn orí ìbé kí láwọn àwọn obìnrin ìbé tún ṣe so oríṣiríṣi nǹkan kódà ẹlòmí fún wọn ló kọ pé à ah, èyí tó wá jápa nù wọn nínú àwọn àwúrẹ́bí wallahi gbogbo àwọn kẹfẹ́ yẹn rí so àwọn asatir àwọn story ẹwọ̀n kẹ so tí ẹ bá wá ṣe léyìn tẹ̀ tóhun láti sọ́kẹ̀ pẹ́tọ̀ àdúrà yára gbà tóhun bá ṣe sàárà fáwọn ilé kìí pé lérí fún wọn so eléyìí àdìsọ́kẹ̀ burúkú ni bídà ní kílẹ̀ rí kílẹ̀ rí pé tó bá ṣe fáwọn ilé ìwé yára gbà kò sí ẹ̀rí kankan tó wà specific o oye so wọ́n kàn mú wọn ṣètọ́nù jẹ́ ilé kílẹ̀ ìdí àkàsọ̀ káfí padà kó sẹ́ bọ́ ni so wọ́n ni àbákaná kí àlọ́ ma ń lọ bí sàárè pé kò pé ẹni tó wà ní sàárè gangan ó gbà pé kò lè sùn láǹfàní kúrú ohun orí sàárè láǹfàní but ọlá akóró pé ẹni ọlọ́run sàárè ẹni tó wà lọ ma ń bẹ lọ́run ọlọ́run dákun kò sí bádà kankan bí sàárè ò yàtọ̀ sẹ́yìn tí sí bádà bí sàárè tó ipò òun forí balẹ̀ nínú níbi sàárè so ah so tí ń forí balẹ̀ fẹ́ni tó wà ní sàárè so ẹlẹ́ wọ́n ní àbídà àníwọ̀ so yẹn búrọ̀ mọ̀yàtọ̀ láàrin méjèèjì wọ́n ní wà wasilatun ila shirk wọ́n lè lè jẹ́ orí palọ síbi ẹbọ ya anna allaha lam ya'muruna wọ́n torí pọ́rọ̀ ọ̀pọ̀ pàwálásẹ̀ bí ti kọ́dìl wasaiti fi dùnà ẹni pé ká máa mú àwọn akasọ̀ níbi àdúwà tàà bá ń ṣe ọlọ́wọ́ bó fara láti pé ká máa mú akasọ̀ níbi àwọn àdúwà tàà bá ń ṣe wọ́n ni wà tọ́lá bí ṣàfáà àti ká máa mú akasọ̀ níbi tàà bá ń wá ìsìpẹ̀ ẹ̀pẹ̀ ọlọ́wọ́ bá dàrẹ́tì ọjọ́ wo lọ́rọ́ ni ànẹ́bì sallallahu alaihi wasallam fẹ́ wá bẹ̀rẹ̀ ọba tó wá nítọ̀ wọlá ànẹ́bì Ibrahim ìwọ̀ ọlọ́run ọjọ́ wo làfọ́kì fẹ́ wá bẹ̀rẹ̀ wọ́lá òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ ara ò ààrí gbogbo eré ọjọ́ wo làbọ́ kí fẹ́ abẹ́rẹ́ ọba pẹ́tọ́ àwọn ẹrùkù kan wà táwọn special àwọn ni wọ́n bá ń gbé àdúrà fún lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá tó tó bá ti ṣe sàárà fún wọn òun ṣe fọ́lọ́ ọba náà ni ó but àwọn lòun

kò sí ọlá kankan ni wọ́lá àwọn ẹni ọlọ́run wọ́lá àwọn ẹni eré wọ́lá kìníkan wọ́lá bàbá kìníkan ẹlòmí yóò wá ní sí àwọn tọwàgìtì so gbogbo àwọn tọwàgìtì ló ti ní kọ́lọ̀ ọba wọ́lá wọn tó bá yá àdó wà ń gbà yóò máa wò pé kí létà so wọ́n آه وبين الله صالحا من الصالحين أو نبيا من الأنبياء أبو ربي النبي كسار وطرابا هذا قول على الله بلا علم eléyìí èyàn ń wà èyàn ń parọ́ mọ́lọ́ ọba ni èyàn ń parọ́ mọ́lọ́ ọba pé ọlọ́run bó tètè gbàdúrà àwúrèrè tó ń parọ́ mọ́lọ́ ọba

فالله أمر وني فيجب التفريق بين الحالتين وني أقدد كاسية لعني مجيجيو كما كفر أبو الأمة أقدد كاسية لعني مجيجي ọ̀pọ̀lọpọ̀ ẹlùmí ò sì mọ́ yàtọ̀ láàrin méjèèjì wọ́n ni hálàtù man ẹni tó ti fún bọ àwọn akàsọ yìí àwọn intermediary wa yadhbahu laha ó fún àwọn lẹ́yìn bọ wọ́n ni kódà kan máa parọ́ báwọn òbọ wọn àwọn ilẹ̀ bọ́ àwọn ilé èyí ó pè wọ́n bẹ̀ àwọn lẹ́yìn bọ ni yásùn irọ́ ni torí pé ṣe rí mọ́ sàlàyé kí níkan fún wa pé aburú kan wà tí ṣètọ́nù máa ń lò ṣètọ́nù máa ń lẹ́mí sí ẹmísárì láàrin àwọn ẹni bọ́ ṣe rí àwọn ẹmísárì yìí ó sọ láti láìpẹ́ tí ma ń tán ma ń sọ pé ẹ̀yìn ma ń sọ àwọn ọ̀rọ̀ lọ́n ló wá kọ́rán ìtàṣì gbogbo ẹ̀ ṣe rí bí ṣètọ́n sí ma ń lọ àwọn èèyàn bí ẹni sáré nìyẹn ṣètọ́n nínú àwọn bídá àbí nínú àwọn ẹlẹ́bọ ni àwọn kan ó sànú wọn ṣe ráwọn yẹn ni ṣètọ́n wà lò àwọn ni wọ́n ma wá gbá dìfẹ́ǹsì fún àwọn yòókù àbáwọn ni wọ́n ma wá pọ̀ tí ẹbọ yẹn bí ìkan tó dá sáwọn yòókù wọ́n láì rí ìmọ̀ ṣẹlẹ̀ dáadáa ṣe ẹni tó bá mọ́

so ẹni yóò wà gbà ẹni yóò wà gbà tó wá gbà òun náà ni kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí lérèfé lérèfé ìgbà tí ó padà yá ṣètọ́ òun na kẹmẹ́lẹ̀ òun yóò wọnú ẹbọ yẹn pẹ́mbẹ́lẹ̀ àbíkó wọnú bí láàyẹ tán so bí ṣe ìtọ́nù sí mọ́ ń ṣe nìyẹn so táwọn ẹni sáré wọn tẹ́ bá wá ń báyẹn gbìyàn wọ́n ti mọ̀ pé torí pàwọn náà máa ń ka gbogbo àwọn tíra rẹ̀ wọ̀láyẹ̀ ẹlòmí ní tíra bàbá fàúzánì jùyàn lọ́lé ẹlòmí ní tíra bàbá Fawzan jùyàn lọ lé dáadáa so ní tíra bàbá Fawzan jùyàn lọ lé dáadáa so tó lóun náà máa ń ká ó ti mẹ́ pé tọ àwọn eléyìí ni wọ́n gbà pẹ́lẹ́pọ̀ ní àwọn eléyìí ṣe wá rí wàsílà yóò fẹ́ lò wọlé yóò ní àà ah, pé wọn ò fara wọn bọ́n sí mọ́ sí nìyẹn ṣe ní tó bá tí wá ló bíríjì yẹn ẹni tí ó dákẹ̀mẹ̀ tí ó mọ́ táwọn tí 99% ọ̀pọ̀ wọ́n ṣe òun ó bẹ́ àà fóun gba nǹkan tó sọ ó gbọ́dọ̀ gbá ó ní dára sí jù títí jẹ́ kó mọ̀ pé àà ah, bẹ́ẹ̀ ní tòótọ́ àwọn afá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tàbá sí rẹ́ nìkan láàrin tòótọ́ tó ipé báyìí àà ah, ní pé kí mẹ́rin bọ́ but àwọn táà mọ̀ láàrin yóò kèése ìtànsẹ̀ nìyẹn so kí èyàn sọ́ra fún àwọn emisari bẹ́ àwọn emisari bẹ́ wọn bẹ̀bẹ̀ dáadáa ẹ̀rí tẹ́bà kìní kan wà táwọn èyàn máa ń ṣe táwọn èyàn bá fẹ́ ráwọn èyàn kan lọ bá yẹn sọ̀rọ̀ ẹ máa wúrọ̀ àwọn èyàn tó máa rán tí ẹ̀rù pé àwọn oníyà sọ wà fẹ́ rán yàn pé kán wá wọ́n pé à èyí tó wá ń bá ṣe nú wọn náà wọ́ sí ah

bọ̀ wọ́n jọ ṣárọ́ kanú ìyàyẹn lójọ gbìndì náà so torí torí ó ń tàn wọ́n jẹ ni so wọ́n jọ ṣárọ́ kanú ìyàyẹn náà so wọ́n ni a fayajibu tafriqu bayna al-halatayn wọ́n náà gbọ́nà differentiate láàrin situation méjèèjì halatu man ya'budu al-wasa'ik situation ní tó yí pé ó ń jọ́sìn fún àwọn intermediary yẹn ni wọ́yẹ́ bá kò láka ó dúnà fún wọn wọ́yún zero ó sì ń lérí àwọwà yẹ́mdò ó ń lérí fún wọn yataqarrabu ilayha ó sì ń tọ́ láti súnmọ́ wọn pẹ̀lú àwọn àbádà wa halatu man la ya'buduha àtẹ́ntó ikún wò jọ́sì fún wa innama yattakhidhuha ṣùgbọ́n ó mú ní ó mú ní

lam ya'zan bihi Allah ọlọ́wọ́ bó sì gbáyọ̀dá wa huwa wasilatun wọ́n lè lè yóò ìhà kílùkọ́ rẹ̀ ojú ọ̀nà kan ní min wasa'ili shirk a nínú àwọn ojú ọ̀nà tó ma ń padà lídì lọ sí shirk wọ́n ni wà ní mutaakhirun wọ́n ni ẹwà wà kẹfò àwọn tó wá lẹ́yìn la yaqtasiruna ní pé wọ́n kàn ń wò fáwọn kí ní o àwọn òjọ́sìn fún ara o wọ́n ni la yusarifuna laha shay'an min al-ibada ní pé kí a mọ̀ rúfà àwọn tó wá lẹ́yìn àwọn mutaakhirun ní pé àwọn gbà tí wá àwọn táìmù àwọn gbà tó wá lẹ́yìn ẹ mọ̀ rúfà àwọn kan sí bẹ́ẹ̀ lásán torí pé mi èyàn lè kàá nínú àwọn àfáà mi tó yẹ pé wọ́n kó sí ìran alákọ̀ọ́kọ́ àbí ìran ẹlẹ́kejì òun náà ni pé wọn ò jọ́sìn fún kíní yẹn o but wọ́n ń fi àwọn kíní yẹn wọ́n fi ń sakàsọ̀ lọ́sọ́dọ̀ náà bá látara pé wọ́n ò pé yóò gba àdúrà wọn èyí lè ráwọn àfá mi kan kó sí tóótọ́ so nínú àwọn àfá jàkàjàkàn nínú ẹ̀sìn so èyí lè ráwọn mi kan kó so nínú àwọn àfá jàkàjàkàn nínú ẹ̀sìn tẹ́gbà tí wọ́n kó sí pé ah bóyá látara àwọn ahadith tó wà dọ̀ífà so tán rò pó ó wà sahih ni so láàwọn nǹkan tí wọ́n dé ní Ibn Taymiyyah torí ẹni Ibn Taymiyyah lọ́wọ́n torí ẹni so tẹ́lù mí gẹ́ kó rẹ̀ Ibn Taymiyyah torí ẹ so inú àwọn àfáà so sàárẹ́ ẹni rí àbẹ́ àwọn ìtàpọ̀ ilé iná bá fìlì ní ànú ní bílá àmì ilé yà sí ṣe dákọ̀ gbìyàn látọ̀dọ̀ wọn àìsí tó ní agbára gan látọ̀dọ̀ wọn so but látara àbúyá látara hadith tó wà da'if kódà oríṣiríṣi oríṣiríṣi bẹ́ẹ̀ so lára àwọn nǹkan tí wọ́n jẹ́ Ibn Taymiyyah àti náà nìyẹn so ní pé bóò lẹ́sẹ̀ máa ẹmẹ́sì máa wọ́n èèyàn wọ́n ah, ni àà ọlànàbí òrọ́lá so in táwọn ó ká sínú pé àà ah, wọ́n kàfàrà ibi ìtẹ́míyà náà kódà ó kò fún kàfàrà ibi ìtẹ́míyà wọ́n kọ láyé ibi ìtẹ́míyà náà ni wọ́n kọ lẹ́tà pé kán wọ́n spreadẹ̀ káàkiri gbogbo àgbáláyé ní pé fún àwọn ìmáàmù kún wọ́n ká fún àwọn èèyàn ní mímbà rí lójoojúmọ́ ní pé ibi ìtẹ́míyà ti di kèfèrí o so kí ló dé tó ibi ìtẹ́míyà ọ̀fẹ́jẹ́ gánsẹ̀ bọ́ so tó bíblì káàkà fáwọn èèyàn bíblì tó ní àdìdì kèfèrí so ìtẹ́fìrí ni àwọn ẹlòmí nínú àwọn tó kó sáwọn kan yìí kò wọ́n yìí wọ́n yìí kó yẹra jù tẹ́rí yàrá so ibn jama'a ni so ibn hajar al-haythami àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀rọ bẹ́ẹ̀bẹ́ẹ̀rọ ṣe rí pé wọ́n ní àwọn ìrìnkàbá tó gbá àwọn ẹlòmí kó sí nínú àwọn ẹni rẹ̀ so wọ́n kó sí nínú àwọn ẹni rẹ̀ wọ́n kó sí àwọn kan yìí so látara ṣubha látara ìròkótọ́ so látara ìgbára láwọn àdísì tí ó tọ́ so but àwọn mutaakhirun àwọn tó wá lẹ́yìn tàwọn o àwọn gbá tí wà yí tàwọn la yaqtasiruna ala ja'li al-wasa'it mujarrad àwọn ò kàn mú pé àwọn akasọ̀ kéyàn fi sáàrin ìyàtọ̀ náà bá àwọn orí bẹ́ẹ̀ àwọn àgbà tí wà yóò rí bẹ́ẹ̀ o báyìí lò wà rí yálà in tó jẹ́ majority annahum ya'budunaha àwọn jọ́sìn fún ni tàbí mìíràn ti sọ fún àtẹ́rẹ̀ so ẹ má gbàtẹ̀rẹ̀ pẹ̀lú àwọn emissary gbogbo ojú ànù kọ̀ọ̀kan ló lẹ́mísàrí tí ẹ̀ gbogbo ojú ànù kọ̀ọ̀kan ló lámbàṣẹ́dẹ̀ ọ̀tí ẹ̀ so ambassador ẹ̀sìn náà ló máa ń sábà dáa ló máa ń súnmọ́ òdòdó jù nú gbogbo wọn ó lè ah, ẹni ànú náà lòun náà o kódà nínú àwọn ọjọ́ mi òun gálẹ̀ ó lè jẹ́ kèfèrí nínú ẹwùrú àwọn amẹ́díyànsì so nínú nínú ambassador wọn tó fi wò pé òun tún òun ni àánú ah, ah, amẹ́díyà ìsọlọ́n tó tọ́ àwọn èèyàn gbà fámẹ́díyà ọlọ́run yóò amẹ́díyà náà ahmed gulam òun náà sí pẹ̀lú ààrẹ bẹ́ẹ̀ lọ́lọ́run so àwọn èèyàn sì gbà bẹ́ẹ̀ náà tó tọ́ dìdìrín sí ń pèrà rẹ̀ mọ́ ìsìlámù náà so but ẹlòmí ah, àwọn àwọn ah, eh, eh, Nabiyullahi Ahmad Gulam tó tọ́ dípò ohun àbí Rasulullahi Ahmad Gulam ohun ògbàgbọ́ náà ni wọ́n tó tọ́ so but sá so sẹ́wọ̀n ẹlòmí ò ti rí bí ààrẹ lè ìtúnbẹ́ kò á ní ànù náà lòun náà kódà irú ohun gan kèfè ìdé náà ìlòun náà ṣùgbọ́n èyàn gbọ́dọ̀ sọ́ra fún àwọn ẹmísàrí bẹ́ẹ̀ wọ́n ma ń lo àwọn ẹmísàrí bẹ́ẹ̀ dáadáa so wọ́n máa ń lo àwọn ẹmísàrí bẹ́ẹ̀ dáadáa kódà mọ́ rántí ẹni tó kú ah, ìgbà kan tó kú wọ́n wá ṣe lẹ́kṣọ́ àwọn táwọn yẹn mọ̀lá òjò lóṣún náà ni wọ́n ò tọ́mọ̀ pé kìí ni wọ́n wọ́n wá nídi láti send representative láti ìjọ tẹ́ni ìwà so òun náà wá rán wọ́láì múná sí pé òjò yẹn gan ajọ kírùn bá pọ̀ wáyìí lórí róòlì múná sí lójọ yẹn àwọn ma àwọn ma jíà ní lójọ yẹn so wọn jíà gbogbo wọn ni so múná sí pé òun ló wá wá wàláì wọ́n bẹ́ ní ṣe ní sàbá ṣe ọmọ ìjá súnnà ní àti ní sí mọ̀ pé àríyù ah, kò jámà kankan ṣe láti ilẹ̀ náà rẹ̀ yíò jámà kankan but àwọn bá ṣe ń bá ṣe wàláì àtórí wọ́n di tán dìlíbà gbogbo wọn lẹ́jọ dìlíbà lẹ́kṣọ̀ papọ̀ lójọ yẹn so bó sí máa ń ṣe nìyẹn so àwọn ẹni sáà nìyẹn wọ́n á ta àwọn èèyàn pé ah, òun àìpé òun àìpé òun ah, súnnà so irọ́ ni o ni ẹni lòun náà so òun náà sì jẹ ìyà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lójọ gbẹ́ndẹ̀ tó dípé ó wà láàrin wọn òun náà ó tan ìbàjẹ́ wọn ká ó sì wà láàrin wọn so wọ́n ni tó bá ọba so wọ́n ni a balil wọ́n ni in tí ó tẹ́sùn wọn وينذرون بس ومن لري ويذبحونها ويذبحونها لها بس ومن دون كفون إن كان كتنا تقول صورة فوني بي موسى كني إن كان إن كان تجمع بيني كلاسي أكيلا قولة أكيلا رزين إن سيدي كلاسي ما سأوني بي أعود مما سأقول ألم تروا أن السيف ينقص قدره idha qila anna as-sayfa amdha min al-'asa ṣe rí tẹ́yẹ̀ bá ń kàn bí àwọn nǹkan mára wọn èyí ó jẹ́ kí kìníyàn fúyẹ́ lẹ́mí àwọn èèyàn àwọn ìgbà kan wà mọ́ kàn bí ẹ̀ torí kìníyàn gbé e fáwọn èèyàn bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ bọ̀ ṣe lẹ́lùmí náà tẹ̀mí wà lára rẹ̀ gan sáà nínú yí ẹni tó wọ́n jọ́sì fún gini ó bí dà rẹ̀ sáwá nínú yí ẹni tí jọ́sì fún wọn alá kí ní èyẹ tẹ́jẹ́ kí wọ́n kún bẹ̀ nira kò sínú dáwà Ànábì sallallahu alaihi wasallam pé àsìkò tàhírì yẹn yóò a máa ṣe tẹ̀fsìrì tí ò nítumọ̀ tẹ̀fsìrì tí ò nítumọ̀ lásìkò tó yẹn kí èyàn sọ̀rọ̀ wáhà wà láwọn ọmọ ìyá àkan àwọn náà àwọn tó wọ́n ṣe tẹ̀fsìrì lásìkò tó yẹ bí ní sí wọ́n bí yẹn pé à ah, ẹ̀lákùn brọ́dà Eh, kí ló Osama bin Laden a ń gbọ́ oríṣiríṣi àwọn ǹkan pé Osama bin Laden pé kí níjà ẹni ah, àwọn mùsùlùmí kan àwọn ṣe nǹkan wọ́n sọ lọ sójú ọ̀nà ọba àwọn míì ṣàṣìṣe ẹ wá ń pín báwọn ah, àsìkò tó yẹ kí ẹmọ́ ṣe tẹ̀fsìrì nìyẹn àbílẹ̀ ọ̀tọ̀ ọlọ́run gbáà ni kọwárìjì ni ó sì ṣàwáhà Islam ó sì ba Islam lójú jẹ́ ṣe ọ̀pọ̀ tó yẹ kí ẹ̀ sọ nìyẹn tó kí ẹ̀ àwọn àsìkò tí yẹn máa ń kí sí àwọn àsìkò tí yẹn máa ń ṣe tafsiri nínà àwọn àsìkò tí yẹn máa ń bùkátà tafsiri nínà kò súnmọ̀ pé tafsiri yóò sí but kìí ṣe tó yẹ kó ti sé nì torí ẹjẹ fún yí nísìn bóyá bí nísìn ẹni ẹwà lọ sí rẹ́díò wọ́n ni ẹ̀kùn ìṣàlàyé àwọn ẹbọ ìfọ́n èèyàn wọ́n sí tafsiri yẹn wọ́n ni oh, àwọn èrè ìṣẹ́lẹ́bọ àbí ẹwà wọn ọ̀daràn ìtún wọn dì múnú <laughs> <laughs> nígbà tó bá pín sí méjì lórí ọkẹ̀ ṣe ìjẹ́ ń sọ nípa àwọn aláwọ̀kọ́ wọ̀nyí ṣe lẹ́bù alhamdulillah alhamdulillah ẹ̀yìn náà ó rí pé àlejò wa wọ́n pín dédé wọ́n sì sàlàyé <laughs> wallahi báwọn yẹn sí máa ń ṣe lórí rédíò nìyẹn àyí tí ò yẹ kí yẹn kìí ṣe pé tó bá wá padà tọ́lọ̀ padà padà wá púṣì síbi pé kéèyàn sọ èèkó kàfà àwọn tọ́lọ̀ ò kàfà but kò nídìí kó sọ

so kéyà tó sọ́ra fẹ́lẹ̀ iná tí wọ́n rẹ̀ lómi látara pé káwọn yẹn sàgbà tòun yẹn náà àti tẹ̀fsìrì yẹn necessary àti kò necessary yóò sàmọ́ sí mú wà ní kí wà fọ́ yẹnkẹyẹnkẹ mẹ́lòmí lọ́wọ́ tó rẹ̀lòmí yìí tóun náà wà ní pé ẹni tí ó kàn ẹlòmí ma fún ìtóhun sí ò dáfà bọ̀ kúkọ̀ rọra rí èyàn náà nífẹ̀ẹ́nú lára náà kò sẹ́ni tó bọ́kùn nù fẹ́ẹ̀nú náà ẹ̀yẹ́ náà wà àwọn ọ̀gọ́ tó ikú lè fún yà láti filẹ̀

yóò gbà mú rẹ̀ ìwọ sọ pé kèé ṣe bọ́bá ìtẹ̀sílì tí ó tí ò ní bùkátà so hún hàn bẹ́ẹ̀ so kíyàn sọ́ra fún àwọn èèyàn báyìí so wọ́n ni àwọn mutaakhirun wọ́n láwọn tó wá lẹ́yìn la yaqtasiruna ala ja'li al last point tí mo sọ ìkò túnmọ̀ pé ó tí ẹbí tí yíò ti gbọ́ yìí ni pé tí yẹn bá gbọ́rọ̀ àwọn Halabi kéèkéé pé bó ti apply sí bí ọ̀rọ̀ bídá náà ló ní sí pẹ̀lú ọ̀rọ̀ shirk so bọ̀ tí yẹn bá gbọ́ta àwọn ń bí ọ̀rọ̀ bídá àwọn tẹ̀sí láti tí ò nídì so tó bá wá sí àwọn tẹ̀sí ìyẹn tán tí yàn ti táwọn ọba àti gbọ́yé pé ah, ibi tẹ́ni yìí ń lọ ní so ibi tẹ́ni yìí ń lọ ní but normally tí yàn bá wọ tẹ̀sí ìyẹn wàláhí àwọn ìgbàmí ọ̀rọ̀ ìpé kódà irú àwọn kẹbẹ́ àwọn afáàrí sọ gbangba mi so but tẹ̀sí ní ti ẹyẹn ó fẹ́ fi dànkarú ni òun fẹ́ fi wọ́ àwọn èèyàn kan wọlé ni so tó bá tí wọ́n sọ bá àwọn àfọ́wà ah, ní àwọn onígbà fún eléyìí èyàn fẹ́ fi gbé àmì ní wọ́n rí àfíṣẹ́ tó ń sọ́nù náà tí bó wọ́n bí ọ̀rọ̀ ń pé òun dè òun tẹ gbogbo ẹ̀ tẹ́sílì yóò nídi ẹ̀mà dúró tí àti tẹ́bá mẹ́yẹ péjì tí adẹ́rabi àwọn táìtù tó gún tí ò ní tọ́mà wàláhì ọlọ́ọ̀bá tí sọba alábòsí tí ẹ̀yìn olálùbáríkà lónìí ẹ̀yìn tí ẹ bá ṣe àwọn èèyàn aláyẹ tí wọ́n dá nǹkan rú sí èèyàn pọ́npa tí ẹ̀yìn tí ẹ̀yìn olálùbáríkà lónìí so kí ẹ̀yàn sọ́ra fún àwọn èèyàn tán fẹ́ máa ń ṣe tafsir sáyẹ̀ tí ò ní bù àwọn èèyàn gẹ́ wọn nídi wọn ò mọ́ tafsir tó ń sọ yẹn èyí tí ọ̀pọ̀lọpọ̀ ó wà láwùjọ wípé àwọn ẹni yẹn 99.9% wọn èyí tán kọ́ sí nìyẹn

ó lè sẹ́ díẹ̀ ọ̀bọ̀ kò ní pẹ́ tán àwọn inú ó dà pé àti ìdásúnmọ́ra wọn wọn fẹ́ so wọ́n ni la yusarifuna laha shay'an min ibada wọ́n ni balil ghalib wọ́n ni kódà yí tó máa sẹ́rẹ̀ wọ́n sì wọ́n ma ń dùn kan fún ni kama yaf'aluna inda al-adriha gẹ́bà sí ń ṣe níbi àwọn sàárè wọ́n ní fayatabarrakun wọ́n ma ń wà albarka bi turabiha pẹ̀lú àwọn yẹ̀pẹ̀ sàárè yẹn wọ́n ní wa atabiha bẹ́ẹ̀ ni àti àwọn ayé rẹ̀ àwọn èèyàn ti máa polówó tíkẹ́ẹ̀tì káwọ́dà láwọn àgbà kan sẹ́lá wá sí pé irú iṣẹ́ tí mùsùlùmí náà sí agency fún àwọn tí ń lọ káwọ́dà wọ́lá wọ́n ni wọ́n yà àkùfún náà ń dáhà níbi wọ́n tún wọ́n tẹ́bà ti àwọn sàárè wọ̀yà túnà bí kọtọ̀ ánìlà wọ́n máa wá àwọn gidi fayazbahunaha wọ́n ma dú fi sahati al'adriha láwọn àyè zaman dúna sí wọ́n yà taqarrabuna biha ila al'adriha so wọ́n ma fi súnmọ́ wọn wọ́n fi sahati al'adriha láwọn compound sàárì yẹn yà taqarrabuna biha ila al'adriha wọ́n ma fi súnmọ́ wọn sàárì yẹn wọ́n wa ashabu al'adriha wọ́n láwọn wọ́n ni àwọn mọ̀rọ̀ pé yuqarribunahum ila Allah wọ́n rò pàwọn súnmọ́ mọ́rọ̀ ọ̀dọ́rọ̀ ọba ni wa yuballighuna Allaha hawaijahum wọ́n sì ń jẹ́ kí bukata wọn kó dọ́dọ̀ ọ̀rọ̀ ọba wa hadha huwa sha'nuhum sai ran ìpé wákọ̀ waqa'a ma akhbara bihi in ta nabi si fún wa ó dẹ̀ ṣẹlẹ̀ náà wa waqa'a ulahi fi ma waqa'at fihi al-yahud àwọn ẹni yìí sì kó sí nǹkan yahudi kó sí wa nasara àtàwọn nasara min al 'ala al-qubur níbi pé kama sáré kama qala sallallahu alaihi wasallam gẹ́bí sallallahu alaihi wasallam kanu wọ́n ma mú àwọn sàárẹ́ àwọn annabi wọn wàsọ lihihim àtàwọn èèyàn dáadáa wọn masajid wọ́n ma mú ní ilé ìjọsìn ala fala tattakhidhu al-qubura masajid ẹ má mú sàárẹ́ ní masalasi o fa inni anhaakum an dhalik mú ń kọ ilé ìfún yí ẹ gbọ́dọ̀ mú sàárẹ́ masalasi wa kana hadha mamnu'an níbi àwọn first generation min hadhihi al-umma nínú al-umma fi asri al-qurun al nínú àwọn century tó lọ́lá jùlọ ولا يودع شيء من ال من ال من البنايات من البنايات wọ́n yẹ̀ nínú kan àwọn ẹ̀rí ní kankan nínú àwọn kankan ma alalkubur lórí sáré hatta já a dáulatul fatimiyyi na shi'a isa wọn fatimid shi'a ta fi wá wastaulu ala misr wọ́n sì jẹ gaba lórí misr lórí egypt wọ́n ni wa kẹfẹ́rin minar bilal àti wọ́pọ̀lọpọ̀ àwọn alu wọ̀hun shi'a tún batiniyya àwọn shi'a tó burú jù tán ya kẹfẹ́rin jù ni wọ́n ní fàbáláwù al-mashahida ala al-qubur wọ́n bẹ̀rẹ̀ sí ma àwọn ilé lórí àwọn sàárè àwọn ilé ìjọsìn lórí àwọn sàárè fi misr ní egypt wà gọ́ìrì àtàwọn mìíràn thumma takatharu fil adriha àtọ̀dọ̀ wọn ni sàárè tí wá bẹ̀rẹ̀ sí ń pọ̀ wá fi biladi musulmi láwọn lọ àwọn musulmi wọ́n kó báwọn ẹjọ́ táwọn èèyàn ó jẹ lọ́dọ̀ ọ̀rọ̀ ọba ẹlẹ́kùn kí ló fẹ́ gbà ń bí kó kí o jẹ́ káàbùrú àwọn ẹni kó fúyẹ́ lẹ́mí àwọn èèyàn kí ni a fẹ́ gbà ń bí pé kí èèyàn jẹ́ kí àbúrú àwọn ẹni kó fúyẹ́ lẹ́mí àwọn èèyàn pé à ah, pé ẹ̀wọ́n á pè wọ́n kéfẹ̀ yọ ara ìjà ń sọ ni pé ìgbà tí kọ̀dọ̀rù tó fẹ́ ṣẹlẹ̀ yọ̀ àwọn ṣíà tẹ̀bí ọ̀rọ̀ táàfà àwọn ọlọ́fíìtọ̀ tẹ̀bí ọ̀rọ̀ táàfà mọ́ wọn pa ṣíà tí wọ́n ṣe tẹ̀sí tí wọ́n náà lòun náà fi dábú ẹrù ní tí mo ń sọ ní ẹ́ kìí ṣe pé yóò gba ìyàtọ̀ táwọn àfáà láàrin àwọn ṣíyà àtàwọn rífí rọ́fíìsọ̀ but àwọn tó máa ń dàrú ní táwọn ọmọ fi ń dàrú ní ẹ̀nà òun dẹ̀ níbi tó ń lọ ní tó ń lọ ní kó láwọn ọ̀rẹ́ ṣíyà so ó wá òun wá ń lo ọ̀rọ̀ àwọn àfáà yẹn àwọn ni wọ́n gbé pé kán máa kàfàrà wọn sí àwa so kán máa kàfàrà wọn ní pé kán máa kàfàrà ẹlẹ́kùn àti sí àti rọ́fídọ̀ sí ìyàtọ̀ kankan ti ẹ̀wà mọ́láyé sí tàà wà ní sin igẹ̀ ẹ́ ẹ̀dàfẹ́tọ̀rọ̀ lọ so ìyàtọ̀ ló pọ̀ tó wà láàrin wọn mọ́n so tó bá ti pé sí àánsìn rọ́fídọ̀ náà wọ́n sọ tó bá àwọn tó tún wá wà láyé sí àwọn tó tún wá burú jù ní ìtọ́pọ̀lọpọ̀ yẹn tẹ̀mọ̀ wọ́n sílẹ̀ ní kíni ṣíà so wọ́n tàṣárọ́bà wọ́n fi yẹn wọlé pé ókè ó yá báyìí àánú ah, àwọn mọ́dí àbí àwọn náà gbé pín kẹ́mọ́ pé àwọn ṣíyà ń kéfèrí wá àbáwọn ọ̀rọ̀ fídọ̀ kẹ́mọ́ pé wọ́n kéfèrí wá bí kìí sí táwọn kìí wà ń bẹ̀rẹ̀ lórí ìbá táwọn bàbá bí bá ti sọ́nù tó tẹ̀síìrì ẹ̀dẹ̀rẹ̀ yìí òun fẹ́ fi dáwọn nǹkan rú ni sẹ́bọ̀ tó wá ti sọ àwọn tó nífẹ̀ẹ́ nínú ni a ah, kódà wọn ò ní gbọ́gbọ́n ò ní padà gbọ́ gan pé àwọn bàbá bí bá ti gẹ́ sọ pé ìbẹnu ọdún jẹ́ kéfèrí àwọn òtẹ́ ní bọ́ yẹn mọ́ wọ́n bá táwọn bá ti gbọ́tẹ̀ sí ní ẹ̀wọ̀n ni wọ́n ti rò pé àà ah, kàbás ó ti tán whereas kí wá ní yàtọ̀ láàrin wọn nígbà tí wáyé so àwọn nǹkan yìí ló yẹ kíyàn sí lákàá kíyàn pay attention sí dáadáa wọ́n ni thumma takatharat al-adriha lẹ́yìn náà àwọn sàárè wá pọ̀ fi biladil musulmi nílò àwọn musulmi ba'da dhalik lẹ́yìn náà wọ́n ní fahum awwalu man bana ẹsà tí èsì kankan kí ló kọ tí sheik sọ́lì fọ́sán pè wọ́n no kí ló kọ tán pè wọ́n ṣíà kí ná pè wọ́n tí á pè wọ́n rọ́fídọ̀ ṣùf ṣùf in nìyẹn kú fún àwọn eléyìí ló gajù nínú àwọn ọmọ ẹ̀dá dámà pátápátá àwọn lè yí ṣe kèfèrí gan àwọn kàlẹ́fà wọn nínú àwọn Fàtímì yìí nìyí àwọn èèyàn ma tí ó bá ti jòjò jímọ̀ tí kọlífà bá wọlé wàllá àwọn èèyàn ma ń sùjúdù báyìí láwọn kàlífà àwọn sí àrìn so ìdí yàn sọ nìyẹn pé àwọn kìí yìí ti dàpọ̀ mọ́ra wọn débi pé hè tí ìdó bá ti dàpọ̀ jù tí a bá fẹ́ mọ́ra pín ó padà pín tí ó yẹ pín má

nínú ìṣọ́fún ní pé ah, èyàn nílò ìdájọ́ tí ó kó sí sí so ilé ìṣe pàtàkì wọ́n ni bí sábàbí haúlá ìṣíà ẹwọ́n tí sheik fasa náà pè wọ́n síà náà pè wọ́n òkan rọ́fídọ̀ wọ́n ni nítorí àwọn síà qabbahahumullah fahum awwalu man bana ala al-qubur àwọn ẹni aláàkọ́ tán kọ́kọ́ ma àwọn kaló ìsàrí kama qala sheikhul so àwọn ni wà haúlá wọ́n ni ṣe wá láwọn tí wọ́n tí wọ́n mọ́ àwọn àkàsọ̀ yàtọ̀ sọ́rọ̀ ọba ìlàhùn ṣubuhat wọ́n láwọn ṣubuhat kọ̀kẹ́ yastadilluna bí àtọ́mà fi ń sẹ̀rí bí záàmìhìm ní ìròrí tí wọ́n yadhunnuna annaha adilla wọ́n rò páwọn ṣubá yìí wọ́n rò kẹ́rì ní wọ́n wọ́n ni a ṣubuhatul ula ṣubá aláwọ̀kọ́ ta máa ń lò òní bí wọ́n máa ń gbọ́

àwọn ọba ní ifkan so ní pé àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ rọ́nà lọ́rọ̀ tán sọ so wọ́n ni àwọn bá túwọ̀ sí ìlànbí níbi ayà méjèèjì ní pé bí annahu tikhadul wasa'id ní pé wà sí ìlànbí ní pé kí ẹmọ mú àwọn intermediary bainahum wa bain Allah láàrin wọn àtọ́lọ́ ọba wa hadha tafsirun batil Sheikh lam yaqulhu a'immatu tafsir àwọn a'immatu tafsir ó wí àwọn ni batin ni kan wí àwọn ni ilmul batin so ní pé àwọn ní pé zahiri ni gbogbo ìtàn tún zahiri nù batini batini ni pé wasila ń bí Ibrahim ni yáàzù ní sọ so batini nù ní pé ìwọ eh, ìwọ tó bá ma ìwọ tí eh, fi fi wọ́n lẹ̀ káàmà tó zọ yìí bọ̀bá ti ní wàsílà ń bẹ Ibrahim Yasin so wọ́n ni lam yaqulhu bá ti ní rẹ̀ ṣeré jùnúnù ni na wọ́n min anwa'il junun so yana kan nínú àwọn ara wèrè o bá ti ní so wọ́n ni lam yaqulhu a'immatu tafsir àwọn afá tafsiro wí rádàdà yìí bal a'immatu tafsir àwọn afá tafsiro fassaru wasila wọ́n tú wasila bi annaha ta'a ní pé wàsílà ń bí o àtọ́àn ní pé wàtàkọ́rùbù ila Allah àti ìmọ̀ súnmọ́lọ́ ọba bí àìbáyàtì pẹ̀lú ìjọsìn rẹ̀ wọ́n ni wàlwàsílà wọ́n ni wàlwàsílà hiya tariqul musil wọ́n ni wàsílà ni ojú ọ̀nà tí ó kọ́nẹ̀tì yàn ila Allah lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba bí àìbá definition

so ẹ máa ṣe tọ́lọ́wọ́ bá fẹ́ ẹ máa ṣe àwọn àjọsìn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fẹ́ so ulaika alladhina yad'un àwọn tẹ́yìn pè yí yabtaguna ila rabbihim munasi àwọn wá wà sí ìrànlọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ní àwọn kírun sí pé wasila وذلك بعبادته وحده لا شريك له وني والتقرب إليه وني فالطريق الذي يوصل إليه وني وجوانا تنكو نتيا ملوما با وهو عبادته وحده ونني كيما جسي فلوما با لا يسرق لا شريك له وني فالوسيلة هي العبادة وني تنكو وسيلة وني عبادة والطاعة أتي تريد لوما با بفعل الأوامر كيما سيما قد لوما با قسره وترك النواهي أتي كيما بجسي لها وانكتي لوما با قو wọ́n ni wà amma qawluhu ta'ala wọ́n ni ẹ̀wà rí gbọ́lọ́wọ́n ọba tọ́nà ọba sọ pé ulaika alladhina yad'un ṣe ráwọn tẹ́yìn pé yabtaguna ila rabbihimul wasila àwọn gan wá ojú ọ̀nà táwọn ó súnmọ́ Ọlọ́run ọba ni ayyuhum aqrab sì ń àwọn lárbawa walladhina ya'buduna al àtàbọ̀ masih nínú wọn ni alayhi salam minan nasara nínú àwọn nasara wọn ni radda Allahu alayhim wọ́n bá kó rọ́dùbù wọn bí an na haula alladhina ta'buduna min dunihi nípa àwọn tẹ́ ń jọ́sìn fún yàtọ̀ sọ́nà ọba yìí hum min ibadi àwọn ẹrú mi ni wọ́n ilayya àwọn gan wá bí fi súnmọ́ ni wa ya'budunani àwọn gan jọ́sìn fún mi ni wa laysa lahum min al-amri shay' wọn ò ní kankan wọn wala min rububiyyati shay wọn ò ní nínú ìṣàkóso ìdarí ayé ìjẹ́ olúwa wọn ní kankan rẹ̀ wọ́n ní fahum ubad wọ́n ní olùjọ́sìn fún níwọ̀n yataqarrabuna ila Allahi ibada wọ́n súnmọ́ lọ́wọ́ bá pẹ̀lú jọ́sìn wa yarjuna rahmatallah wọ́n rán kan ìkẹ́ ọlọ́wọ́ bá ní wa yakhafuna adhaba wọ́n páyà ni kò tọ́kí ẹmú wọn ní

ليس لهم من الأمر شيء هو لا سككان وان يبتغون إلى ربهم الوسيلة وان فهم فقراء إلى الله وان جنان عليه نين الله لصد الله با محتاجون إليه وان بكاتا صلى الله با ويرجون رحمته وان وعن رابا ويخافون عذابا وان فيا يارع فكيف يتخذون آلهة بولو أسفا وانيين وما أمولا يلابا يعبدون مع الله وما بموقع الله، رابا وهم عباد أما يرون نيوان yakhafuna min adhabillah àwọn ń páyà ìyà Ọlọ́run Ọba wa yarjuna rahmatahu wọ́n sì yàn kan àánú Ọlọ́run Ọba wa yataqarrabuna ilayhi bẹ́ẹ̀ ni wọ́n súnmọ́ hadha huwa tafsirul aya ilé ni tafsiri aya yóò tí a bá ti gbọ́ tafsiri mi tó rọ́ngi tẹ́lẹ̀ tafsiri aya ni lọ́dọ̀ àwọn àfọ́n tafsiri yóò ẹmọ́ gbọ́ bá gbogbo jẹ́ bá fẹ́ máa ṣàlàyé yóò kàn máa wòyí báyìí mọ́ránṣẹ́ nìkan wà bẹ́ẹ̀ nígbà àwọn tí ẹ ma ń gbàyàn jù pé ah síríọ́sì sí kéwù igá máa wá mọ́ ah, ajánásí náà ni máa ṣe kí òjò tó bá ní tó bá fẹ́ jánásí wà láà òjò nìkan ní máa wálé kéwù sódà yóò lè tẹ̀lé àpàdà jánásí ah, ń jù pé ah, sí gbogbo ẹ̀ so gbogbo bá sọ kò ní sọ̀rọ̀ kan yóò kà èmi àpàdà kẹ́ sí pé àkídà kan ní dàwọn ọwọ́ yìí ọjọ́ kan àti wọ́n padà bá sọ̀rọ̀ mọ́ rí pé ó wá sọ fún mi pé ọwá ni à pé kí gbogbo àwátàn bá wọn sọ̀rọ̀ pé kóhun sí lọ́ọ̀kì káwọn wọ́ yìí onígbà tí káṣfù bá dé so nígbà tí ìsìnkáyà bá dé onígbà tí káṣfù bá dé gbogbo tó wọn mọ̀tẹ́lẹ̀ lòun padà mọ̀ so torí àkídà àkídà burúkú yẹn wọ́n ti tàṣíṣì yẹn wọ́n ti gbé sí rẹ́mi pé à mọ́ wọ́rí ìwọ́sà máa ṣe kídí máa wá so gbogbo tí wọ́n sì máa ṣe lọ nígbàtí káṣfù bá dé káṣfù gbogbo táwọn méjì rẹ̀ ń fi tán láàgùn lóru tán ha tán kọ́ntí ẹ̀ tí káṣfù bá dé fún wọn gbogbo ẹ̀ni wó mà sẹ́wọ̀n gan so the same thing náà pẹ̀lú ẹni tí bá tẹ́ bá ń bà sàrẹ̀ pé à ń tọ́nà ọba sọ kọ́nù kìí ṣe tọ́nà ọba sọ nù ayà yìí nù kìí ṣe tó sọ nù kìí ṣe kí ọlọ́ọ̀bọ̀ ní ká mọ́ jọ́sìn fún òun kí a gbọ́dọ̀ máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá kìí ṣe tó yẹ ká máa ṣe nìyẹn tí a máa tóhun náà máa wò ní pé a yóò kàn dákẹ́ ni ó máa wò ní pé eh, ẹ̀rọ kú máa bà dì ní so gbogbo tí ó máa sọ lẹ́nu ni òbú ah, tí ni ìbọ̀ ìrí ní sọ fún ọ̀hún so gbogbo àwọn tàṣíṣì dọ̀lálà so èyàn ní láti wú àwọn o madam so torí pé tó bá ní bá ti rí wà ó ní mọ̀jà nẹ́bì lọ́nu ìwọ ma bàtí ní kàtà nẹ́bì ó mọ̀ so asábọ̀ akárí ma bàtí ní so gbogbo àwọn gbogbo tí mo fi kọ́kọ́ wó lè bàtí ní ẹ̀mí so ilé jẹ́ òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ kó láwá ń bí ẹbọ kó mọ́ sí wá ní ẹni tí yóò pẹ̀lú àwọn mùsùlùmí ayé sáfún àwọn sàǹkó ní lọ́tọ̀ sí lálùkẹ́ àrùn tó kọ́nà bá kó láwá nú ìyẹ́ ẹlẹ́ta ilé ìrò tí ò ní stọ́pù hádà wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ṣe bẹ̀rẹ̀ wa tó wà ń bí tí a máa ìgbà tí ó sì eh, tẹ̀sírí àti tafsir òun ni pé tí a bá rẹ̀ nìkan tí ń kọjá àlà àwọn ọ̀pá tí a máa ń ṣe tafsir ni tí a bá rẹ̀ nìkan tí ń kọjá àlà ká àwọn tí ó di kèfè àwọn tí ó ṣe kùfàrù tó fi kàfàrà wọn àwọn yóò di hun ṣe kèfè rí oye number one yẹn generally náà tí a bá ń sàlàyé mà tí a bá ń sàlàyé mà èyàn máa ń sàlàyé mà pé ah eléyìí ẹ̀ kí ló kọ̀ rẹ̀ eléyìí ẹbọ ni eléyìí ẹ̀ṣẹ̀bọ̀ tí a bá

àwíṣẹ́lọ́n ò fi pé ilá alá anẹ́bì sallallahu alaihi wasallam kílọ̀ fáwọn àsìkò tá anẹ́bì ń kílọ̀ fáwọn èèyàn nìyẹn àsìkò tá òun bá sọ pé áwùlá ikú fàr ṣe èèyàn ṣe fàzán lórí ṣe so àsìkò tán ṣe tààdìrì wọ́n kílọ̀ so àsìkò tán kílọ̀ so ẹ́sì rí pé gbogbo bá sí ń sọ ọ̀nà tí pé wọ́n ń sọ pé gbogbo ẹ̀rin pé bóyá ìwọ tó bá ṣe ilé tí ò sọ ní kẹfẹ́ ó ní kẹfẹ́ iná wọn ò ní sọ báyìí but èyí tí wọ́n mọ̀ díkan yíran pé àkíní yẹ jìnà sí ní ẹfì ilẹ̀ pátápátá ó dúrùkù shirk ẹfẹ́ bọ́ọ̀lẹ̀ ni so kí ní pé wọ́n mọ̀ kọjá làwọn but ìyẹn wọ́n focus lé lórí pé bóòlà àwọn èèyàn tẹ̀sẹ̀ kọ́kọ́ so ilé ó ṣe pàtàkì gan so àwọn àsìkò tí yẹn máa ń ṣe tefsiri nìyẹn but tefsiri kò sígbà tó wà invalid tefsiri kò sígbà tó wà invalid but kí ni maslaha kíyàn sọ kí ní ẹ̀ lásìkò yẹn kí ní àwọn mafsada rẹ̀ so láì sí pé yẹn ó tún wá kọjá rẹ̀ yíwá nítọ̀ àti gbọ́ pé wọ́n ni a máa ṣe tefsiri fún ìṣẹ́rí gbogbo yìí àti èyí tí olóhun ń pè ẹni tó wà ní sàárè náà àti èyí tí ó pè tí gbogbo ń jẹ́ lọ sàárè bí antum kò fà ara so ìtàn sọ fọ́ nìyàn so but kí ẹ̀ tí lọ fún wọn pé à kí ní ṣírkù ní kí ní kúfùrù ní kí ní ẹbọ ní ẹfí ilẹ̀ ẹgbẹ́ jù sílẹ̀ ìmọ́ lọ sàárè ẹbọ ní tí a bá àwọn gan ò ní mọ̀ pé kó máa lọ gan láìsí pé wọn ò mọ̀ tẹ́lẹ̀ àbí má kọ́ wọn tí wọn ò mọ̀ má jẹ́ kí wọ́n ní lásìsì oye so ìdí èyàn sọ nìyẹn so wà yílá kìí pé ìdí èyàn sọ ní pé kí èyàn tẹ in tó correct mẹ́lẹ̀ rí ìgbà kankan ara so but sáyẹ̀ yìí tó yẹ kó sọrún nǹkan ìláyé yìí so in tó wà mẹ́rin wallahu a'lam so wọ́n náà ni pé bóò ni àwọn tọ́wọ́ ẹni sọ́rọ̀ ẹ̀fẹ́ pé òtọ́ kí n máa lo bí ìjáyìn àwọn ẹ̀kan ìgbẹ̀ ọ̀nà náà sopọ̀ láì fẹ́ ṣe ní àwọn ọmọ ìṣọ́ láti ìrọ̀lẹ́míyà láti máa ṣe introspection pé èyàn lè fi ọláyẹ̀ ẹ̀yàn aláìmọ̀kaná rẹ̀ yẹn so bẹ́ẹ̀ṣì ni wọ́n gbọ́ lárúbáyé so aláìmọ̀kaná wọ́n gbọ́ lárúbáyé so bí àwọn gbọ́ lárúbáyé ni pé kà mẹ́ mo rí yàn kan sí wọ́n ní ọlọ́run bó ti bó ti ṣe fún ẹni ní owó ọlọ́run fẹ́ mi lá lówó bẹ́ẹ̀ so ṣé mo fọ́lá ẹ̀ tó ní àbí mo tọrọ rú nǹkan tọ́wọ́n ọba fún hmm ìyàtọ̀ wà láàrin méjì àwọn ilé yóò gbọ́lábá ayé ni inú mi dùn pẹ̀lú ẹ̀zámù tẹ̀mọ́ ẹ̀rẹ̀wùn kẹ ẹwùn tí ò jọra wọn dáwọn yẹn lọ́pọ̀ ìbáwọn yẹn ẹ̀zámù tí wọ́n fún àìbáwọn yẹn sí rí nìyẹn sẹ́rí ìfẹ́ dúró dẹ̀ ní pé kí ìkẹ̀kẹ́kẹ́ tàfà sí lásán so ó <laughs> jọra wọn dá so but ìdá wọn dúró nìyẹn pé kẹ́kẹ́ sáàrí ìkẹ́kẹ́ tó tàfà sí àwọn náà mọ̀ ní kọ́rẹ̀ ní ara wọ̀láì wọ́n mọ̀ pé kò kéèsì kẹ̀kẹ́rẹ́ àbáwọ̀ wọ́n mẹ́ kàmá sọ léìtà ẹ̀wọ̀n ká kàmá sọ léìtà ní pé ah kìí sí pé allahumma salli ala muhammadin wa ala ali muhammadin bijahi nabiyillahi ibrahim bijahi nabiyika ibrahim wa ahlihi ara kàmá sọ léìtà kàmá atammaha ala min qabl gẹ́bọ́lọ̀ bá ṣe lọ nínú Kùránì náà nígbé fà nábi Yusuf pé nígbàtí Yakubu ń sọ wakazalika yajtabika rọ́bùkà wa yu'allimuka min ta'wil al-ahadith wa tí yutimma ni'matahu 'alayka wa 'ala àfíkà kama a tán maha 'ala abawayka min qabl nígbé kúrò wọn bá ṣe bó ṣe pé ìdẹ̀ra rẹ̀ lórí àwọn bàbá rẹ̀ méjì tó síwájú Ibrahim wa Ishaq so kò túnmọ̀ pé à sọ ìsí ìyọ́mọ̀ mi Yusuf jẹ́ wá fọ́lá àwọn bàbá rẹ̀ méjì ara kàmá sọ ni so ìdá ń sọ ni ẹ àwọn èèyàn lúpòlì wọn ẹ mọ́ láíláí fáwọn èèyàn lúpòlì èyí tí wọ́n ń sọ́nù pé ẹ́ eh, àyìn yìí jìnà sódòdó ẹ má sí lúpòlì kankan fún wọn bọ́ẹ̀lú míì látara pé ó ń fìdí pé lè ṣíà ní àbí bọ̀ àwọn ṣíà wá pín o ẹpín ṣe gbogbo yín bẹ́ẹ̀ sí wáyé ẹpín abẹnú yí tó rí báyìí tó rí báyìí bẹ́ẹ̀ ni wọ́n pín tòótọ́ bẹ́ẹ̀ ni ṣíà àti ọ̀rọ̀ fìdó pín bá wọn eléyìí àwọn tóhun gẹ́bá kọ́kọ́ wò bóyá wọn 92 ló wà 91 91 nù wọn ló ti fàkọ̀dìjákọ̀lù fi kúfùrí wà kọ́rọ̀ jù mí nù wọ́n ti wọ́n ti wọ́n wọ́n ti jáde ó yẹ so irú àwọn ibáwọn èyàn aburú tán wà lórí ẹ̀yìn wọn sàlàyé pé kúfúrú lẹ́ ń ṣe o kúfúrú ní kan báyìí kúfúrú ní báyìí ní wọ́n ṣe fún wọn nìyẹn so ilé ó ṣe pàtàkì gan so kọ́lọ̀ kó fún wa ní ما في سواني فائدة بارك الله فيكم ما شاء الله أيها الدواء سبحانك وتعالى الحمد لله الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله